صلى الله عليه وسلم أن نضحي له في اليوم العاشر في يوم العاشر من شهر ذي الحجة وذلكم اليوم هو يوم الحج الأكبر هو يوم النحر أمتنا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم نهى كل من أراد منا أن يضحي أي أن يمسك عن شعره وعن, بشر وعن أظفاره جاء هذا من حديث أم المؤمنين أم سلمة رضي الله تعالى عنها وأرضاها وهذه الخطبة تدور حول الأذحية والهدي وكذلك ما تعلق بهما وما تعلق بمن أراد أن يهدي لبيت الله الحرام أو أن يضحي لله سبحانه وتعالى يوم النحر وعلى الأضحية واجبة على الحجاج وما حكمها كذلك لجميعنا وقال فبرأة سوى المسلمين àǹtọ̀rọ̀ àlékún kíra àdìgẹ̀rẹ̀ fún anábì sallallahu alaihi wasallam ẹ̀dọ́ bá dúrà láti máa jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí anábì wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé anábì àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú anábì sallallahu alaihi wasallam níjọba àríkíyàmà ẹ̀rọ ní ẹ̀sìn mo ń fi àsìkò náà létí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bẹ̀ mo sínà létí ìbẹ̀rù rẹ̀ àní takùlọ ẹjẹ́ àjọkọ̀nú ọlọ́run ká máa bẹ̀ẹ́ ní kọ̀rọ̀ àti gbangba wa kọjọ́ kọ́sọ́ wa kúrò níbi ìpáyà ti manafiki tó jẹ́ wípé gbangbọ́ ọmọ jọ ni ọlọ́run kọ̀rọ̀ yóò sì burú jáì ọba dẹ́dà àmbíọ̀ nínú àdáni kẹsì rẹ̀ àmbíọ̀ kọjọ́ kọ́ gba pẹ́pẹ́ fúrú ìlọ́wọ́ wa afẹ́ ṣe dáa jù báyìí lọ ṣùgbọ́n gbọ́bọ́ra sí káàmù náà lásí ń ṣe yìí wá fi ìkẹ́ rẹ̀ tó pọ̀n ìkẹ́ rẹ̀ tó gbáyè wá fi gbà lọ́wọ́ wa jẹ́máà àǹdúpọ́lọ́dọ̀ ọba dẹ́dà tó jẹ́ wípé ó ṣe ìdẹ̀ra lé a lórí ìdẹ̀ra yìí díẹ̀ nú wa náà lọ́mà ara àdẹ̀ra yẹn ni wípé kò ṣe ń tá ma fi jọ́sìn fún lójú kan tó bá ṣe lójú kan yóò ti sú ẹ̀mí yóò ti nu ẹ̀mí lá táwọn kankan bá wá àwọn kankan mi ó tún wá báyìí adójúkọ òní òun ni ogún àti márùn-ún fún oṣù kọkànlá tó jẹ́ oṣù ojú ọ̀run ní ó di 1446 years tí wọ́n lé ànìyàn sàlám kúò ní Mẹ́kà máa lọ Mẹ̀dínà ó sì di 1436 years tó ń ṣe ọlọ́run tó salawatu rabbi wa salamu alayhi tó ń ti bẹ́ẹ̀ ọba dẹ́dà ó ní kẹsàn ọ̀kọ́ aláwọn nǹkan tó pọ̀ ẹ ń bá ti gbà á lẹ́kọ̀ọ́ tí sì ń lò okù oríire jẹmọ́ òní ni 25 oṣù ojú ọ̀run 25 11 1446 à ń wo ọjọ́ márùn-ún léni àbí ọjọ́ mẹ́fà tí a bọ̀ sínú dhulhijjá oṣù kejìlá Ànábì wa sallallahu wasallama ọba rẹ̀dà sọ àwọn ẹ̀yà kẹkalẹ̀ fún tí fi ń bá ní sọ ìran ìran ìran ìran tí àwọn ìntáàfi sin ọba dẹ́dà tó pín sí jàmáà lásìkò yìí àsìkò hajji ni ìjọta sí hajji ni ètí bẹ̀rẹ̀ àwọn èèyàn ti lọ tìkẹ́ tìkẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá dirú hajji ti ń lọ báyìí ọba adẹ́dà yọ̀ǹda fún kò mú hadiyu lọ bákan náà ẹni títú bá tún bẹ́ ńlẹ́ náà ọba adẹ́dà yọ̀ǹda fún kò fi hadiyu ránṣẹ́ kí là ń pè ní hadiyu bákan sí ẹran léyàtà máa pa só tún bẹ lọ́rùn tó bá tún lọ sí ájì àbíkòsí lọ́rùn rẹ̀ tó yẹ pé àwátà ń bẹ ńlẹ́ ńlá pa asàlàyé lẹ́nà hadiyu ma huwa lè hadiyu alhadiyu huwa kullu ma yuhuda lil haram gbogbo nǹkan tí èyàn máa mú lọ fọba dẹ́dà wípé mo fẹ́ fi súnmọ́ nílé rẹ̀ tí mọ̀ ń lọ yìí ni là ń pè ní hadiyu wà áfùdọ́lùlẹ̀ àdáyà al'ibil ṣùgbọ́n tí a bá léyàn wá fẹ́ mú nǹkan lọ fọ́bà dẹ́dẹ̀ yìí in tó gajù tí yàn lọ mú fún oní àní ràkúnmí túrẹ́sì àsálàm nígbà tó sí ájì tiẹ̀ ó kó ràkúnmí lọ fọ́bà dẹ́dà ọgọ́rùn èèyàn lè èèyàn lè mú lọ èyí sì lè fi rán àwọn tí ń lọ sí ájì jẹmọ́ ọba dẹ́dà so wá mọ́ra rẹ̀ kọjá kámọ́ rẹ̀ ni júwe ọlọ́run fún wa bá a ṣe ń lọ ìnísìn gbọ́pọ̀lọpọ̀ sí ti lọ ájì ẹlòmíì ti gẹ̀gùn kalẹ̀ kọmọba mú fìlàbọ̀ kọmọba mú sábákàbọ̀ ìwọ gẹ́gẹ́ sófin nǹkan àfá àtẹ́bá dọ̀hùn mo fún yín lówó ẹbá fi padà kún mí káwọn èèyàn jẹ ẹbá fi pa màálù mo fọ́lọ̀hùn káwọn èèyàn wọ́n máa ń dà ń jọ́n ni ṣe pé èèyàn lè lọ sí ájì ń jọ́n láti nàìjíríà kọ́ sọ pé òun ọ̀dà màálù láti bí ìlọ́bẹ̀ òtójó náà mi ẹ̀ tó ga jù mí lọ ẹ̀ tí ọ̀gá tó mi olùrúsìrìsì bá ń kọ́pọ̀ sáìsì àfihàn sọ kò wá sí haram wọ́n kà kó lẹ̀ ẹlòmí ò débẹ̀ yọ yẹ̀wò sáìsì mire yóò mú sọ́ọ̀ksì agbára ò sí bọ́ọ̀sù gúgúrú gbẹ gúgúrú ní ọ̀rà agbẹ́ni rẹ̀ ẹ̀dàkùn gúgúrú rẹ̀ ọ̀rà ní ẹba ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kàbá dàkú gúgúrú lè nkàlùkún ọmọ jẹ́ hadiyu náà ni mo búlé ọlọ́ni nǹkan jẹ̀mọ́ èsù lu àwọn kan òòsà yàngì àbí kí ló kọ rẹ̀ mú ti bí ọlọ́mọdé máa rántí ó òòsà náà dà bẹ́ẹ̀ náà òòsà ìyẹn ni a máa fi bọ́ òòsà gíyàn stafilẹ̀ mú ti bí ọlọ́mọdé máa jẹ máa gbàgbé nǹkan òòsà gíyàn yìí tí a bá fẹ́ bọ́ ó kóṣù mẹ́fà ó ní wọ́n dá ìgbìnjọ gbogbo ìgbìn lánlánlá ìyẹn wá ní ọmọ bẹ́ẹ̀ ni wọ́n sì máa kó yẹn wá ìyẹn iṣu tó bá dáa jù lókò ń kálukú tí bá ti ń wáṣọ báyìí ní tó bá tóbi tó dára yóò gbé wá wọ́n máa dájọ́ stọ́ọ̀ ni wọ́n mọ̀ kó gbìnjọ wọ́n wà máa ẹlẹ́fọ̀ wọ́n àfẹ́fọ̀ tó bá tásìkún wọ́n àbẹ̀rẹ̀ sí máa gbogbo ògbìn

inú kàlùkù ọmọ àdùn ẹ sì wo bí wọ́n ṣe dá nǹkan jọ fún ah ìyà kùkú òjijì ni tí n bá lọ ṣègbé ìjẹ́ ńlẹ̀ wọ́n ní sọ́kùn jẹ́ ìgbìnlá o sátírẹ̀ sí mínú ǹta ìbọnù yọ́ ma sájọ́ wọ́n gbé lọ bẹ̀ wọ́n ma dájọ́ bẹ̀ wọ́n ma dájọ́ bẹ̀ wọ́n ma dájọ́ bẹ̀ in tó wá èṣù bọ́ọ̀bẹ̀ ìpé ó sì wà tọrẹ bá nà sí bá náà lówó náà wá ìzì ni fi rárá fi rárá wá bó yẹn sọ̀rọ̀ ẹni ọba fún nìkan máa rú lọ òfòlé ayé òun ogunlé ayé òun ní kàkàgbà òun olóhùn òun sọnù ọba dọmẹni ọmọ wa tó fowó rárá òun náà ni ọmọ ẹmbà tí ìrìkùnrin ìrìkùnrin náà ni ọmọ rí ilé ọlọ́m ka báyìí abùkátà kí ó jẹ́ ká gbọ́ ẹ̀sìn wáyé a máa di ẹrù fáwọn aláàjì sẹ́mi di ẹrù fán ah, oyin oyin white ni ìbá àmọ́ jùgò kékeré báyìí lọ ẹba ń gbé lọ sí haram káwọn ọmọ tọ́lá nílé ọlọ́n nílé ọlọ́n nílé ọlọ́n jàmáà ǹjẹ́ àwa náà bá lé ọlọ́n lò bẹ́ẹ̀ bí mọ́sálásí ṣe wáyé lára in tí a jẹ́ òun ní kọ́ márùn tùràrí lọ́fíndà ibá àmọ́ jù ó ní 1000 naira lọ kíkàrà fi sí ibi orígun káàkiri mọ́sálásí ta ní ṣe alùsùnà alùsùnà náà máa wọ́n lẹ̀ ìntẹ́ ma gbọ́n bínú tí wọ́n bá sì lẹ̀ sí wọ́n láfẹ́ fi wọ àlìjẹ̀ náà a ní ìsìláàmù a sì gbà láti ṣe

hadiyu ọlọ́run ló yọ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ fún wa a sì ń bọ̀ níbi àwọn ẹ̀rí tí ó kílẹ̀ rẹ̀ fún wa wípé ṣùgbọ́n hadiyu kẹ́ wá ń bẹ tó jẹ́ wípé alálàájì ni ó pa òun à ń bọ̀ ń bí yàn anábì wa sallallahu alaihi wasallama ó ní abbas radiyallahu ta'ala anhuma wa ardahuma ó sọ̀rọ̀ ni ma min ayyamin العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قالوا ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء فلم يرجع من ذلك بشيء النبي صلى الله عليه وسلم تابعت قوسي وان ذو الحجة 1 25 ذو القعدة بي tó ń kú bí ìjọ márùn àbíjọ mẹ́fà yìí tó sù bá pé alòkújọ mẹ́fà wọ́n láì síjọ bí owó fine tó sọ ọ̀bà pé alòkújọ márùn oṣù lè jẹ́ 29 tàbí kó jẹ́ 30 tá a bá ti sọ pé one zero hijab báyìí ó ń ṣe ọlọ́run ni kò sí àwọn ọjọ́ kan láyé tẹ́nìkan wà á ṣiṣẹ́ olóore ní sẹ́ta fi kàmá yùdọ́ ìfò ajírọ̀ mẹ́n àmìlà fi àdìlà àyàmìlà aṣírí kò sí ìṣòro wa pín méjì alfardu wà náflù kẹ́nìkà kọ́ mọ́ fẹ̀sìn wa gbáwa mẹ́rin sí olóre méjì ọ̀ranyàn àti tí mo fi ń wojú rí ọlọ́run gbogbo ọ̀ranyàn náà ni àwa ní fi ń wojú gbogbo ẹ̀ bam bam arábìnrin tẹ́ bá ti kó sí wàmdùl hijjai kó sí sí olóore tẹ́ fẹ́ ṣe a jẹ́ pé gbogbo òórùn ọ̀rẹ́ yàn téèyàn máa kí fọ́lọ́n tí ó bọ̀ sínú àwọn ọjọ́un in téèyàn gbà láwọn ọjọ́un ó ju ti àwọn ọjọ́ yòókù lọ bẹ́ẹ̀ náà ni alhamdulillah dáadáa tó ti sọ fún àti pọ̀ a wà mú kẹ tó tóbi lẹ́mí wa tó jẹ́ pé wọ́n náà lórò yín ẹ̀fún oná jihad gbogbo ẹn tí a bá pa nítorí ọlọ́run tọ́lọ́n fi fún ṣàdá pé lágbájá òkúkú ṣẹ̀yídí kò sẹ́nìkan tí ó kù tí kú ọmọ wùkú àfánìkan in tí wọ́n lọ́dọ̀ ọlọ́run yóò mọ̀ wọ́n máa padà sáyé jẹ́mọ́ kí ló dé tí ó jẹ́ wípé ẹ̀mí wa ò ní túmọ̀ sí a èèyàn ń lọ forí gbàdá torí pé wọ́n fẹ́ gba gáràjì ń lọ forí gbàdá torí pé wọ́n sí kíni wọ́n fẹ́ gba gáràjì ẹnìkan wá ń bẹ ládùúgbò wa olóhùn kánkà ọlálágbára lóhun kọ́dọ̀ olóṣèlú lóhun lọ́bá gbẹ́sẹ̀ ilé ilẹ̀ mọ́sálásí ní pé à

wọ́n ti mú mùsùn méjì ní ọba ń sáwọn àà ah, kí ló dé tẹ́yìn sí báyìí o náà ni tí wọ́n bá bí yí dáadáa nẹ́bí yíò ẹbọ́ sí ó sáàdì tó ìṣọ́ yẹn àà ah, Salimanu má lọ ọbẹ̀ o nítọ́ wá ṣe láyé pọ̀ o Salimanu sì fẹ́ lọ forí gbàdà ní yá rẹ̀ ń pé ọ lọ rí ọbọ̀ rẹ̀ bó kúkú púpọ̀ náà bá di sí lọ ó yí ọmọ nàbí àdámà bí eléyìn níbi tí ò ti yẹ kó yé ráṣẹ jù ìgbàlẹ́mọ̀ rírọ́ àwọn èèyàn lọ ìbò ìbò wọn ó dìtẹ́ yóò nìkú ó kú fún pé ń wà tí ó jẹ tí nǹkankan bá ṣẹlẹ̀ tó bá jẹ́ lórí ẹ̀sìn àwọn èèyàn ni ah ọdẹ wéṣẹ̀ rẹ̀ àwambọ̀ jihadu yìí gbogbo wa pátá tàbá wà aljanna àwọn tí wọ́n pa ń torí subhanahu wa ta'ala ẹ̀jẹ̀ wọn tí bá kọ́kọ́ ń kán lẹ̀ báyìí gbogbo ẹ̀ṣẹ̀ wọn ní ó parẹ́ wọ́n ni sẹ́sẹ̀ illa dain àfi gbèsè nìkan ọlọ́run sẹ gbèsè kù wọn kan ní àti gbèsè gan ọlọ́run parẹ́ àríṣẹ́ ẹlẹ́rìí wọn náà lẹ́rìí wọ́n ní oúnṣẹ́ ọlọ́run ní aṣèhídù yugufaru lahu kullu shay ẹni tí wọ́n bá pa sójúgun ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run foríjì illa dain àfi gbèsè àyàfi aṣèhídù algoriku àfẹ́ntọ́ jẹ́ pé ibi hàn ti jàjàyí orí omi ni gbogbo ẹni tó bá lọ jàjì àti àbá pásójú omi àti ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ o àti gbèsè tó jẹ́ o gbogbo ẹ̀ lọ́wọ́ àdànù àbá lórí bẹ́ ṣùgbádìí fi hàn fẹsẹ̀ múlẹ̀ ìbànújẹ́ sìn wá ó ní ẹjẹ́ àlọ́báka fún sùúrù torí tí a ní ń ṣe ẹmẹ́sì gbọ́ o bákan la ṣe sojú bákan la ṣe gbọ́rọ̀ kalẹ̀ gbọ́ ọ̀fẹ́ yà wà lówó anábì wa sallallahu alaihi wasallama ó wà níjọ kan ó wá jẹ lárúbáwá ró oko kan ní rakùnmí ṣùgbọ́n rakùnmí yẹn ọmọ rakùnmí ni kéèké wọ́n yà lọ́dọ̀ rẹ̀ àsìkò wá tó ọlọ́run tí ìgbẹ̀ká nàbí orí fún láti fi káwà lẹ́kọ̀ọ́ ní abẹ́ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ aróko kò pé ẹnìkan jà nàbí ẹ onítọ̀ aṣọ náà ó gbogbo yún kò ah, à ń ṣe wà láàrówó ni o ọmọ ah, bá jáde bí náà gbogbo tẹ́ǹkọ́ iná ẹ̀ká mọ̀ ìlara tẹ̀ iná o ah, àdéhùn làdéhùn ọmọ jẹ́ wẹ́ẹ̀ bá sọ fọ́lọ̀ ni ìbá ti sọ̀kalẹ̀ fún láti sánmà kọjára kùnmí ti sánmà ìṣà umaru wa bá lẹ́nu ẹ̀ umaru ṣe dìde sínú pé sọ ọmọ tó ń ṣe sá kó wọn máa fìyà jẹ àmì ẹ̀yìn mọ́rù fílẹ̀ o inna li sahibil haqqi maqalan ẹni ọlọ́n bá fòdòdó sọ́dọ̀ rẹ̀ kò kú parọ́ asáyàǹgà lọ́dọ̀ rẹ̀ ọlọ́rọ̀ lẹ́nu o o lẹ́kàbà sọ̀rọ̀ kó lè kọ̀ntú ara rẹ̀ kó gbórí ìbínú ronú torí ta bá ṣe wọ́ ẹ̀tẹ̀ kí ni tí ọmọ padà sẹ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n umaru tó bá fẹ́ ṣe dédé kí ló tó òdójúkọ èmi náà pé kí n san rẹ̀ fún kí ló tó òdójúkọ mi kó o ṣèwádìí tí ò ti jẹ́ rí san kájọ ọmọ bá ṣèjọ bẹ̀ẹ́ kọ̀pẹ́ rẹ̀ ọlọ́run bá sí rámsà sálám nígbàtí bá sí rí ó dé ràkùnmí bí ràkùnmí ọmọ bí ọmọ ọdún mẹ́ta nígbàtí bíbọ̀ sí rí ó dé ràkùnmí ọmọ ọdún mẹ́fà náà bí nuwó fún tó ti wọ́n tí ogbó ẹ tí tẹ́gbọ́n ẹ tilé náà sọ abẹ́ọ̀tà abẹ́ọ̀tà sálám ọkùnrin jọ́sìn náà ni àṣà fún ràkùnmí a bá lẹ́nìkan dánú yín sọ́dọ̀ ọlọ́run ẹni tí máa sàntọ́ ya lọ́nà tó gbà dáa jù ó ní ẹ̀sìn bá sí wàálẹ̀ mọ́yá 10,000 owó ìbú àsìkò ọlọ́run tó wá sàánú mi mo wá fẹ́ fẹ́ni lówó padà mo wá fún 15,000 5,000 onírọ̀wọ̀ èmi ògbówó ilé ohun ẹ̀ bèèrè fún ìdùnnú ni ọlọ́run bá sì mọ̀ wípé inú mi ń dùn mo fún yín tọkàntọkàn ni halali èèyàn ni tí wọ́n bá fẹ́ san gbèsè padà alẹ́sẹ́jú tí wọ́n fún yẹn lọ láì bèèrè fún àmì ìsìnkú ẹn tí a pa sójú ogun ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ fine bákan náà gbogbo wa pátá tàbá ti lọ àdìjàn náà wọ́n ma fún ayáwò méjì méjì yọ́ ra imù gbogbo wa pé sọ́mọ̀ àdìjàn ilé yọ́ bá ìwò méjì ẹn tí a bá tó pa sójú ogun ọlọ́run wó fún di 72 àwọn eléyìí wọn ò kú ẹ̀mí wọn ń gbádùn bá inú àdìjàn náà ọlọ́run fi inú ẹyẹ àwọn sọ́bọ̀ wá gbọ́yé pé adébì ti sọ tó tóbi wá wọ́lẹ̀ jí àrífẹ́ sẹ́bìlìlá sẹ́ẹ̀tì téèyàn bá kú sójú ọ̀rọ̀ náà ẹni tó tún kírun ọ̀rọ̀ yẹn lásìkò yìí ṣé ó tó ju ẹni tó tí a pàṣẹ jogun lọ́lọ́wọ́ bá lọ ẹni tí yẹn náà ànábì ní wọ́lẹ̀ lè jihadu fi sẹ́ kọ́dà ẹ̀ ń ṣe jihadu kò tó ẹni tí bá ń ṣe sí olóore nínú 1 to 12 nínú 1 to 10 ṣùgbọ́n ẹni tá a kàn lè sọ wípé ó ó ń tọ́ ọ̀fẹ́ ìbátan ẹni tó yẹ pé kọ́rọ̀jà bí nafsihi wa malihi ẹni tó gún dé wọ́n lógun ẹ̀sìn mẹ́rin léyìí ha wọ́n ti ní káwọn ọmọ sísọ lójú o ha wọ́n ni wọ́n ti ha wọ́n ní kíkókèrè ah, jihad jihad jihad ó sì bọ̀ọ́lé ẹlẹ́ ìjọba sí múnú aṣọ yí ẹ̀sà ẹ̀yàbá nǹkan màmí oko gbò wọn tó bá lè kónú lé oko gbogbo owó tó ní oko àpò ó ní tó jẹ́ kí ìyàwó rẹ̀ wá ní à tá a bá wá ń bọ̀ padà ṣe bílẹ̀ náà láàdẹ̀ sí kíláwà máa jẹ kíláwà ma kò sẹ́kùn kẹ́kẹ́ fún mẹ́ tó fi pàdé ọlọ́run irú ẹ ń bá lè ja ogun tátánbáhùn in ló tó ẹ̀ tí ń kírun jama lọ́nà tí ó gbà yọ̀lọ́wọ̀ bá nú ní 1 to 10 Dhul-Hijjah ló tó ẹ̀ tí ń ṣe náfílà ló tó ẹ̀ tí ń ṣe vikiru lásìkò àwọn sọ́ọ́bà gbélé inú wọ́n dùn òun kálukú wọn ṣe alápá tètè lọ síbi iṣẹ́ olóore láti 1 to 10 ní kápọ̀ ní vikiru wà á àdọ́mùl tilawatul Qur'an tí wọ́n bá lè yàn rántí ọlọ́run ọba in tó gajù tí wọ́n fi rántí ọlọ́run ọba o náà ni tilawatul Qur'an bó ti ẹ̀jẹ̀ wípé in tó jùlọ tó wà o náà ni asọ́lá ní mọ̀rọ́tìbù dhikir mọ̀fẹ́sẹ̀ ìrìnṣẹ́ ọlọ́ba irun tí èsì ìrun ọ̀ranyàn náfílà mọ̀fẹ́ yàn asọ́lát lẹ́yìn sọ́látù tilawatul Qur'an lẹ́yìn tí al-Qur'an o ni dhikiru sàpáná torí kíni nítorí pé tìlọ́tìlù kùránì àti díkìrù ó ti wà náà rán bákanáà díkìrù sàpáná ó ti wà ní tìlọ́tìlù kùránì àyàfi tí kọ̀ ní sàbá wọ̀rántì tó fi di wípé rọ́jíù di màrìjú máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyàn kọ̀lọ́kà to 10 lájọ dojúkọ yìí o yọ́ wọlé bí ìjọba nìbí ìjọ mẹ́fà o àwọn kan àjọ lé ni rọmọdọ́ ọ̀bá wọn láyé o àwọn kan àjọ bẹ̀rẹ̀ àjọ wọtẹ́ẹ̀nì rẹ o àwọn kan abániwọtẹ́ẹ̀nì rọmọdọ́ òpin méjì lójú wọn o àwọn kan ó pín méjì lójú wọn àjọ wọ yẹn tí wọn ò bẹ̀rẹ̀ ah mẹ́wẹ̀ẹ̀wà àdùlùhíjáì jí ọ bẹ̀rẹ̀ ju wà láyọ̀ àtàlàfíà o lára àwọn tí tó tún dá lásìkò yìí àwọn kan tó ti sọ náà gbọ̀ kí ní ẹ́sì gbọ̀ mẹ́ wọ́n bá sọ di pé àwọn ọlọ̀ túnu bóòrùn sáti bẹ̀rẹ̀ àwọ́ ẹ̀kọ́kọ́ mm, èèyàn lè máa fa àwẹ̀ súnmọ́lọ́un ṣùgbọ́n ń ta afẹ́ súnmọ́lọ́ ń bẹ̀ pọ̀ ẹ ń bá máa wẹ̀ náà láti wán di yọ́mù àrọ́fánà kò sá burú ń àwọn tí wọ́n ti lọ ìdí ìjọ́ kejì Eid làwọn kan bẹ̀rẹ̀ sítù ṣàwálì wọn wọ́n sì gbàlera báhùn wọ́n ti gba mẹ́fà ń tán tó ajá àdíjọ́ keje ẹjọ́ mẹ́fà ń tí wọ́n jẹ́ ọkọ̀jọ́ ìtúnu wọ́n wà pápò jẹ wọ́n wà máa pè ní Eidul Abrar ọdún àwọn ẹni ire ṣe mọ̀ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ń pa bídíà ìmọ̀ ní àwọn àfóòfin tí wọ́n fìdí àmà àfọ́bẹ̀ ah ewu alẹ́lẹ́ fi di tawhid èsù náà kẹwà náà ni pé ah sọ́wá ìzì náà ni sọgbálẹ̀ sí tùṣàwálì náà dáadáa kan ní bẹ̀rẹ̀ yìí láwọn ah kí n lè jọyìn wọn bí ọdún àwọn ẹni rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ kílọ̀kọ̀lẹ̀ jọ́ kejì o àwọn tí àti ẹ̀yìn ṣe bídí àlọ́dọ̀ wa kí wọ́n fi yọ́ wà sọ pé òun fẹ́ gbowó ẹran súnà nàbí padà pé mọ́lúdì ò tí ì pé ebi bíbí la àwọn ń yàyọ pé wọ́n bí ànábì sáà tí ìkọjáde ni náà kan bá tó fi ti akọ báhùn yọ́ bà tún lọ rẹran ọba àdìjọ́ keje mọ́lúdì rẹ̀ níjọ́ kẹjọ ti ẹ̀kọ́ òun lè gbọ́jọ́ keje rẹ̀ iye so ọmọ kí ó náà tẹ̀lé ti fi ṣe gbòtí ṣe kọ́lọ́ sànù wa wọ́n bà láwọn ọkùnrin níjọ́ so mọ́lúdì kan tó ti yàbá nìsìn wọ́n sì mọ́lúdì lẹ́nì jọ́kẹjọ́ ẹ̀ wọ́n wà pa ẹran wọ́n sì jókòó wọ́n sẹ̀sẹ̀ wà sọ súnà nàbì ẹ wá wọ́n tí sọ ní sọ ṣòkòtò rẹ̀ léṣe sọ́ọ̀sì ṣòkòtò àná bí ó sì rí bẹ́ẹ̀ apágbọ̀n ni bí akọ̀wé àwọn símẹ́ǹtì kò sí ọ̀tẹ́ káàkiri àwọ̀ ará pẹ̀rẹ̀ pé ilé ànẹ̀bí ní léyìn àárọ̀ ma yínà Elizabeth ọjọ́nà Shakira ló kọ́ tèmi o ah sorry o ebi ń tọ́wọ̀ lòdí wọ́n fi yàn lọ jama ká tó múra náà àwọn bọ̀ padà جاء من عريق أم المؤمنين أم سلمة رضي الله تعالى عنها وارضاها قال الرسول صلى الله عليه وسلم إذا أراد إذا إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وعن أظفاره وفي رواية من لو ذبح يذبحه إذا دخل ذي الحجة فلا يمس من شعره wà báṣẹ́rì yìí ṣe án Ummi Salama wọ́n náà sàsáram sọ fún àwípé tẹ́ bá ti rí tí ilẹ̀ tẹ́sù dùlùhíjà bá ti yọ báyìí tẹ́ ti bọ́ sí wọ́n dùlùhíjà tẹ́ sì fẹ́ pẹran nǹkan mẹ́tẹ̀ gbọ́dọ̀ mú kú lára máa o aṣáàrú wà zọ́fúrú faf o ní ti tí jámùrán wá ní azfar èkánná walijilt ati basharo awarabai e gbọ́dọ̀ jank nkankan bẹ́ẹ̀ ma e gbọ́dọ̀ farun e gbọ́dọ̀ sí nkankan fine hadithi wa báyìí ìbéèrè àkọ́kọ́ tó wà bẹ́ẹ̀ ni wípé ṣé bí baálé ti o ba bá o ti ku awa yoku en ti o ba náà na wa sata iyawo re kò gbọ́dọ̀ mú nkankan bí irun rẹ̀ àwọn ọmọ náà gbọ́dọ̀ gé ìkànnà àwọn wọ́n ní kí ló tẹ́ sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ní torí pé ríwáyà wá wípé mẹ́ni àrọ́dà án yùdọ́ híyà ó yùdọ́ ha áníwù ẹni tó bá fẹ́ pẹran fọ́ba dẹ́dà nínú léyà yìí àbí wọ́n pẹran fún wàláì wọ́n pẹran fún ànàbí ọ̀sọ́ kò sí ríwáyà tó wà báwọn tó sì fẹ̀sẹ̀ ìntọ́wà ní pé ìdárò àìtùmí ìlàrà dìlhíjà tí a bá tí tó wà rọ́dà ahadùkún ahadùkún yìí ẹni ọ fẹ́ pẹ̀rẹ̀ gangan ní mú ìbá jẹ́ bàbá nìkan ló fẹ́ pẹ̀rẹ̀ nulé fine ìbá jẹ́ yàwó ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ òní ẹ̀ bí nǹkan ṣe rí lọ́dún yìí ó ṣe díyàwó ẹlẹ́ àni Ta, bá fẹ́ gẹrun báyìí àsìkò rẹ̀ fún wa gbogbo ẹni tí ó fẹ́ pẹran àbí lahúni ìyàtún alàtẹ́dìṣíyà kéèdè kéèràlẹ̀ ṣùgbọ́n ó ti kọ́kọ́ sí ní ìpẹran ọlọ́mọ nǹkan mẹ́wàá o èyàn ò lè gẹrun mọ́ báyìí ẹ̀ lè gẹ́ ìkaná mọ́ báyìí ẹ̀ lè mú nǹkan kan nínú àyàfin tó bá wá ní tààrẹ̀ tí ó sì lẹ́kọ̀ọ́kọ̀ nílẹ̀kùn lọ lè kaná bá sí báyìí a ah, lè tírítẹ̀ wà fi tí wọ́n kọ́ tí ẹ o ọlọ́nsànú wa èèyàn forí gbálẹ̀ kò sí bí ó ṣe tírítẹ̀ àfi kí wọ́n fa anọ́dọ́dọ́ ah, ọwọ́ ọbẹ̀ nìkan ni o ẹsẹ́ bí àṣó ni o nígbà bá dé yìí tàbá kù yìí tàn ń o ẹ̀sìn wa kọ́rọ̀ eléyìn o tàbí yìí sì máa wílá wà ní nǹkan o ọkùnrin fẹ́ pẹran yóò ṣe bẹ́ẹ̀ ọmọ tí ń bẹ́nu létí bàbá rẹ̀ fẹ́ pẹran fún yọ gẹrun tiẹ̀ o ìbá àti dàgbà jù bẹ́ẹ̀ lọ kódà kò ti níyàwó tí ó ìṣàgbára fún láti pẹran bákan náà ìyàwó tọkọ rẹ̀ fẹ́ pẹran tóun ò sì lágbára àti pẹran yóò ṣe irun rẹ o yóò gé ìkànnà o yóò ṣe gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwa ń bọ̀ ṣé dandan wá lọ́rọ̀ yìí ẹ̀pẹ̀ sí ìwánu jẹ́mọ́ mọ́ pariwo ọlọ́run sábà kó oríire wa sọ́dọ̀ àwọn tí wọ́n rólé fún ànábì oríire ẹ̀sìn káàfọ̀ wájọ́ kí wọ́n máa bẹ lọ́nkọ́tọ̀ ahọ́n sọ́nà tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ in táwà ní ìdìnú àwa fẹ́ sin lọ ni wọ́n mọ̀ sọ pé eh, wọn ò tí ilé gbélé yé ilé ah, ìní lè gbọ́yé ah. àà ẹ̀sọ́ bó bá ṣe rí ilmi fi hukumi adam al-akhdi mina lè basharati wa dhufri wa sha'ari salasatu aqwalin ọ̀rọ̀ mẹ́tàrà àwọn afáàrin lórí ẹ̀wọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé kò sí tọ́jọ́ ẹ má fẹ́ pẹ̀ràn léyà jù bẹ́ẹ̀ lọ ìbá àjẹrà one million ló fẹ́ pa tọ́ ọ̀rà lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí tó wá pé one million ìkọ̀ọ̀kan sì tún jẹ́ wá one million máa fárí ẹ̀ ń so bí tòlí jà wọlé gé kan náà ṣe àwọn ṣàfihìyà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé mọ̀kírù mm, mm, mm, ní kìí ṣe nǹkan tó lè rẹ̀rẹ̀ tó tó bá hùn àwọn ṣàfihà ní sọ bẹ́ẹ̀ ẹwà máa wì mọ́ lọ́hùn kí ni ẹ̀rí àwọn ẹni àkọ́kọ́ tí a sọ wípé ẹmọ́dá èèyàn lè fárí rẹ̀ èèyàn lè gé kaná ṣe ganga wọ́n lè rí àwọn ni hadithi umil mu'minin a ń pè nìkan ní amro bintu abdulrahman ní ọjọ́ tí abdullahi bin abbas ziyad afan ziyad ibùnà àbí sùfíà wọ́n ti mọ́ pẹ̀ ní ziyadu ibùnà àbí wípé wo man ba'atha adìyà man arada jọ́híyà ẹn bá fẹ́ pẹ̀lẹ̀fọ́ bà dédà wà ba'atha adìyà ilal haram ọwá fi adìyù rẹ̀ rán àwọn alálàájì ipé èmi náà fẹ́ pa nǹkan fọ́lọ̀ ní makau in náà sàrẹ̀ tí ó tún kílẹ̀ àpadà mo fẹ́ pa nǹkan fọ́lọ̀ ní makau ẹni kò gbọ́dọ̀ mú nǹkan kanú ara rẹ̀ hátà yúnàhàr hátà yúnàhàrọ̀ hadiyu masalan àwọn èèyàn lọ mọ́ka nísìn ọwọ́ arú àlọ́rùn ká fún ìyàn lẹ́ran bẹ́ẹ̀ láti lú wa síwẹ̀ tàbá fún lówó pé bá ń pa ẹran ó sì mówó lọ ọba nìyẹn ń gbòdì mọ́ka abúlábìlà bá sì ní tó ń tí bó ṣe jẹ́ fún ẹn tó bá ṣe hajjú tàmàtúì wàlìkìrán táwọn ọpa ọ̀ràn ìlọ́rọ̀ àwọn eléyìn oníyàn wọ́n ma ń pò nẹ́ni àádíyù kọ́rọ̀ nǹkan tó pè ní ó dúyà náà àfá ṣùgbọ́n àwọn àfá ní ẹjẹ́ aṣọ kẹ́límọ̀tò wà

ìyàwó ń bẹ ń lé màmá ń bẹ ní pé ah, ah, ṣé bó ṣe wà alálàájì kìí ṣe dandan wọ́n fáwọn ìyàwó lẹ́ran lé wọ́n fáwọn màmá lẹ́ran bọ́mọ̀ pẹ̀lú tẹ́lẹ̀ o àwọn ọmọ sèrè wọ́n ti rẹ̀rìn lọ́dún kú ìjọ ni bàbá tí wọ́n máa dùn káàkiri ní rìn pọ̀lọ́wọ́ káàkiri ìyàwó náà lè bóde ebi àìsàn pé alálàájì kìí ṣe

time eh, eh, how many megabyte eh, give le mbele ni ah oni wọ́n wo se lewo eleri o wọ́n sì lè mọ́tò se mo 58000 ah nira o kana le in tan pariwo nu gbogbo ẹjọ́ wọnú ara wọn anabi sallam ìyàwó Aisha wá fẹ́ fèsì lórí Fatu Abdullah Abbas wípé inna Fatu Abdullah Abbas mùkọ́lìfàtún lè máa àlèrè sọ̀rọ̀sọ́lám ibi tàà wá ń bọ̀rẹ̀ wọ́n wá fẹ́ mẹ́rin wá pé ẹ́sẹ̀ pé kéyàn ọmọ gẹrun ìyàwó ìṣàǹsọ́bá ẹ́sẹ̀ pé kéyàn ọmọ abúlẹ́bìnà bá sì tún sọ́dẹ̀ bíi pé ibi tí kì ní ìmúlẹ̀dẹ̀ kọ́dà kọ̀ jẹ́ wípé èèyàn tó fi ẹran ránṣẹ́ sí Mẹ́kà tó wà lẹ́mbí tí wọ́n bá ti pẹ́ rẹ̀ tó ń ga ọ gbọ́dọ̀ fataltu ọ̀làídà hádìyì rọ́sàsà bí ẹ̀dẹ́ yìí fátìlù ó ní bí ẹ ṣe máa ń hun okùn tí wọ́n fẹ́ fi so ẹran lọ́rùn ni mo máa ń hun okùn tánà bí o fi so àwọn ẹran tó fẹ́ mo máa mú thumma qallada rọ́sàsàlám àbí ọwà mú yọ́sẹ̀ máa rẹ rẹ̀ àwọn àfáà ní gbogbo bàtẹ́ bá ń sọ àdífì ẹmọ́kò mẹ́ ẹ brákẹ́tì ẹ sọ fáwọn èèyàn wípé irú pòó lọ wà tọ́ fẹ́ sùn àti òtù ọ̀dẹ̀rú rẹ̀ nígbàrú ìyàwó ànábì bá ń hun okùn kalẹ̀ bí sẹ́sẹ̀ wá ń fọwọ́ rẹ̀ rẹ̀ pẹ̀lú ní bí ẹsẹ̀ òsáṣẹ́ ń gbẹ́sẹ̀ ilé tó níwò ẹ̀yà Sulaiman bọ̀bí dada òun ni wọ́n máa fi ṣe pílò ibi orílò wọn wà ní tẹ́ àbìlàkíbì kò tó bẹ́ẹ̀ ẹ̀ bà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò máa fẹ́fẹ́ ṣe báyìí wọ́n ní Ismail kọ́ òní máa pẹ̀ fún ẹ pé ah, àfa àwọn mọ̀ ń ṣe léyìí fún ikẹ́ lè máa dùn kéwù dùn kéwù o ẹni tí wọ́n kọ̀wọ̀ sí bí wọ́n ṣe sí ọ̀nù wọ́n lẹ́ni tó bá jẹ́ pọ́lọ́ ń gbọ́rọ̀ wá sọ́dọ̀ rẹ̀ kọ́mọ́ fàǹfùkú fún àwa tí ń rè náà káwa náà mọ̀ ya

على رسول الله صلى الله عليه وسلم شيء مما أحله الله له حتى نحر هديه Ànábì ọwọ́ àwọ́ lórí ibẹ̀ tí mo bá sàmà àbí ẹmọ ìwò ah, Ànábì dáa sẹ́ẹ̀rí tó bá ti ráwọn èèyàn ní ọdún tẹ́ǹtọ́ tẹ̀lé tó fi ṣe hajj Abakiri lọ́rán lọ fine bí ṣe wá ń lọ tí ń lọ tí ń lọ Ànábì wá ní mo fẹ́ pẹ̀rẹ̀ ìfọ́lọ̀ láti fojú rẹ̀ ní Kaaba wọ́n bá ṣe okùn Ànábì kò dógbẹ̀ Ànábì kò lé àbákìrì lọ́rùn ọyá ẹmọ lọ́ba ń pa fọ́ bàdá lọ́rùn ó ní wọ́n bá kó ẹrin gbogbo ń tọ́lọ ń ṣe lẹ́tọ̀ fún ànábì kò sí kàtà nàbí ọ̀ o wọ́n wá ní fine ẹni wọn ní ká mú irun ká mú bí awọ ara wa ká sì má mú nǹkan bí èékánná wa ìyàwó wa ń kọ́ wọ́n ní ká sọ ó ní wípé ẹjá sì ṣòro fúnra níbí lọ sọ ó gbogbo in tó fi rán àwọn Abubakri sí kílórúkọ rẹ̀ ìyàwó Aisha ó mú kò mú wọ́n lè mọ́mọ́ fúnra níbí lọ yọ ìsúnmọ́bìnrin kò mbẹ́ o àtànkàmí nítorí kíni wọ́n ní àrùsà sálàm fẹ́ kí ti gbé ìrọ́mù wọn ò lè gẹrun máa àwa náà ma fíìlì fún pẹ̀lú pé ẹran tí ìrọ́mù o ṣùgbọ́n náà ma fíìlì fún ní ọ̀rọ̀ kan wọ́n tún fi ọ̀rọ̀ kan sí ọ̀rọ̀ eléyìí ọwọ́ amúyàn lẹ́mì wọ́n ní ọba dẹ́dà padà mi pé so o ti rẹran rẹ mo ti rẹran so ọ̀fẹ́ rẹran yìí rẹran gangan tó ọ̀fẹ́ pẹran nùrí dúkà àǹtẹ̀bùkọ́ káàmì lálẹ́ àjìzáì lílì ìtìkì mìíràn náà ta ni ọ̀fẹ́ mọ́gẹ̀ kẹkẹnu ara rẹ wọnú àsìkò yọnú ọlọ́run kọ́ wá pẹ̀rẹ̀ rẹ tán kí wọ́n má bàa yọbì kẹkẹlẹ̀ lára ti ẹ̀nà fún náà kọ́ lè jẹ́ pé bára rẹ ṣe rí lódìdí náà lò ṣe ní rínà ọlọ́run ó sì ní fara kan lápẹẹrẹ wọ́n sàdéhùn pé ẹ bá ṣe báyìí àbọ̀kúnra lọ́rùn rọ̀ àníjẹ́ ọwọ́ náà èèyàn ti á gé ìkànnà kúò èèkànnà ọ̀báyàn nínú oríire wọn tí wọ́n bá dà padà a lè jábọ̀ pé ńlọ́ọ̀nù àti ọ̀ǹda rẹ̀ but èkánná yóò jò nánà ọwọ́ rẹ̀ ni ọ owó ni ọ wọ́n ní tí ànábì ń sọ fún àná bá yẹ tẹ́nà jama káwa pa ogbó ọ̀rọ̀ papọ̀ afẹ́ mẹ́ta múnú mẹ́tẹ̀ẹ̀ta kí la fẹ́ múnú mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni wípé ńgbàtà ti rí èyí tó ń pè dandan ńgbàtà kìí ṣe dandan àwọn ilé ìníkà mú rẹ̀ sí kákọ̀ pé ṣùgbọ́n tá a bá jọ gbogbo ẹ̀ papọ̀ ìjìmọ́wò àwọn àfà lórí man akhadha shay'an min basharatihi aw min dhafrihi aw min dhafarihi aw min jiridihi man akhadha shay'an min hadhihi al-ashya' muta'amdan aw nisyana ma hukmuhu ẹmbá ó ti rẹ̀rán tóòtọ́ tàbí ọ̀rẹ̀rán ó gé ìkaná ó sì ẹ̀kan ẹ̀jẹ́ àmọ́ òkúmù rẹ̀ wọ́n ní sẹ́tọ́ bá máa wọ́n ní bọ́bá máa hmm, bẹ́ẹ̀ náà ni tí yàn bá tún náà bẹ́ẹ̀ ni wọ́n ní rẹ̀ fi parẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà yóò fi wà nù tánà ó sì ẹni tí ọba fi àwọn àfáà ní kíni wọ́n ní fídíà ìtanràn ìtanràn ọ̀wà lórí rẹ̀ o èèyàn ìtànràn wà lórí rẹ̀ o sí ẹgbẹ̀ tó wá ní ìtànràn wà lórí rẹ̀ ó yá ká padà sí ọ̀rọ̀ tí a sọ pé kèèsì dandan kí ni gbogbo àwọn afáwà pẹnu kò sí lórí wọ́n ní bal alayhi taubatu wal istighfar ṣùgbọ́n kó pọ̀ ní istighfar kó sì pọ̀ ní tauba ìwà àforíjì sọ́dọ̀ Ọlọ́run Ọba tí ó bá jẹ́ pé èèyàn yapa nkẹ́kẹ́kẹ́ tí wọ́n ní kára wa ò pé bẹ́ẹ̀ kọ́lọ̀ ń ó sì là lódìdí náà kó ń bi náà wọn ò sì ní àmọ́ gẹrun di tààtì tí lulẹ̀ kọ́dà bá pé tààtì kágẹrun bọ́ bá sì jẹ́ pé twenty nine ni kágẹrun dìgbà náà tàbá kásámọ́ jẹ́ kí oòrùn ọ̀wọ́ tí wọ́n fi hàn pé wọ́n ti rósù tí wọ́n máa jẹ́ wọn lẹ́ntí ń dà níyẹn sọ̀dọ̀ ọ̀bàdẹ́dà wípé bá ń la gbogbo ara mi kò níbi iná awambo uduhiya ẹran tá ń pa fọ́lọ́ yìí haliya mashru'atun fi haqqil ahya'i wal amwat sátòkú àtàlàyé ìlọlọ́run gbé ẹran iléyálé lọ́rùn náà sùrẹ́mán ẹ̀ sẹ́ndì owó ẹran rẹ̀ oní owó ẹran òun owó ẹran bàbá ah wọ́n tó pé sísá sẹ́límá ẹ̀ ṣẹ́dọ̀ owó ẹran yìí ẹran wọ́n sí báyìí ẹ̀ sábà pé kóńkàlùkù wọ́n tó lọ pa sáà sítáàdì nísìnyí ápẹ̀rẹ̀ dádì wà náà bọ̀ sẹ́yìn tó fẹ́ pẹ̀rẹ̀ ní bọ́dà mi pẹ̀rẹ̀ bó owó àbájẹ́ pẹ̀rẹ̀ dádì wọ́n sí ẹ̀fẹ́ bá náà láàjẹ́ wọn ò sì sí mọ́ sí ń bẹ́nu ẹ̀sìn àbí òsì nú ẹ̀sìn bí áwọn ènìyàn rahman ibi láti gbé kútúbà fìlìjúmàtì kọ́dìmà nǹkan fílì mọ̀rìbákìyà a wà sálàyé àwọn ìrántà àmì pa fún léyà àti tó dè èwo ló sì dáa jù ṣé kí ọ̀dá pa màálù ni àbíkọ́ pa ràkúnmí àbíkọ́ pa àgbò irú àgbòwo ṣé ǹtọ́ bá wọ́n jù ni àbẹ́ ǹtọ́ bá tóbi bí àbá ní gbèsè lọ́rùn ṣé yọ pa ẹran léyà àbí òní pẹran léyà irú ẹran wo là máa pa bí a sàlàyé lè kọbàdàdà tó lẹ́mì kọjọ ọkọmọ ti gbà kọwàájọ ọkọmọ jẹ́ a sàlàyé náà lẹ̀ kí wọ́n wá sọdún lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa wípé a sì jọ gbọ́ ní ọlọ́njọ́ o ọlọ́ndakun hmm, bí hakila hawla wala quwwata illa billahi alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين بل وصية الآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وعلموا أن الله سبحانه وتعالى امتن على جميع الأمم وخاصة هذه الأمة المحمدية بأن جعل لكل منهم منسكا ومنسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام قال الله تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فلو أسلموا وبشر المخبتين أمتنا ما من أمة إلا وقد تعبدهم الرحمن بالذبح قال الله تعالى قل إن صلاتي ونسكي ومحيا لله رب العالمين وقال سبحانه وتسامى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو العبتر أمة الإسلام ربنا سبحانه وتعالى جعل الهدي للحجاج والأدحية لنا ولهم كذلك تقربا ولنا الهدي كذلك تقربا والهدي كل ما يهدى للحرم من الإبل والبقر والغنم والملابس وأي شيء ينتفع به الحجاج لنشعر بقول الله سبحانه وتعالى وإن هذه أمتكم أمة واحدة فوحد الله شتاتنا بهذه الشعيرة العظيمة الإلهية السماوية ووحد كلمتنا بذلك كذلك وجعلنا منسكا كما جعله للأمم السابقة وقال سبحانه وتسامى ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد اصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله ولما نصر وسلم استحثنا على إدراك ما جعل الله سبحانه وتعالى في العشر الأوائل من شر الحجة من فضائل وأنه تتضاعف الأعمال الصالحة في هذه الأيام من نفل من فرض أو نفل ما الدليل على ذلك ما جاء من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما هنا والحديث من في الصحيح وفي غيره أن الرسول صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر يعني العشر الأوائل للحجة قالوا يا رسول الله الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلى رجل خرج بنفسه وماله ولم يخن من ذلك بشيء فإن الله سبحانه وتعالى يضاعف الأعمال والعمل الصالح يفضل لعمل الصالح في غير هذه الأيام هذه من رحمة الله الواسعة وهذا من لطفه بنا والله لطي الله لطيف بعباده يرزق ما يشاء وقد رزق هذه الأمة بأن جال هذه الأيام أياما كريما فضيلا وبهذا ندرك حقيقة ما قال الرسول صلى الله عليه وسلم وبما تجوى به رسول أصحابه لما سألوا عما قدي فخم الرسول صلى الله عليه وسلم موضوعه لهم ألا وهو الجهاد فكر وهو الجهاد وأثبت لهم كذلك ولا الجهاد إلا رجل خرج بنفسه وماله ولا يرجي من ذلك بشيء أمتنا من نوى منا أن يضحي الله سبحانه وتعالى أو يوكل غيره بنحر أو بنحر إبله أو بذبح بقرته أو غنمه فإنه لا بد أن يمسك عن شعره وعن جلده وأن أظفاره هذه الأيام جاء هذا من حديث أم المؤمنين أم سلمة رضي الله تعالى عنها أرضاها قالت رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلالا ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وعن أظفاره عن شعره وأظفاره وفي رواية فلا يمس من شعره وبشره شيئا أمة الإسلام لأن العلم في هذه المسألة ثلاثة أقوال القول بالإباحة والقول بالوجوب والقول بالكراهة ولكن لكل منهم دليله وقد بينا هذا بلغتنا سابقا أمة الإسلام شمروا لاستقبال هذه الأيام الفاضلة فإنها أيام أفضل الأيام أفضل سائر أيام السنة حتى قال بعض العلماء حتى عشر أواخر رمضان إلا أن نفرق بينهم كما سبق كثيرا منا إليه العلامة ابن تيمية رحمه الله تعالى أن هذه الأيام يعني العشر الأوائل من شهر ذي الحجة أفضل أياما بنهارها على جميع الأيام أما العشر الأواخر من رمضان أفضل من غيرها كذلك ليالي في كل سنة أمة الإسلام شمروا لاستقبال هذا الخير ففروا إلى الله ففي فوز لكم ونجاة من النار ونسأل الله تعالى أن يشغل جميعا لما, لما نريد من الخيرات حتى نتمكن من التضحية لله سبحانه وتعالى وحتى نتعايد على سرور وبهجة وفرح وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداءك اعداء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا كم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر رمجنا في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا وكد من كادنا يا رب العالمين اللهم ربنا وفق إخواننا الحجيج ببيتك بحج بيتك في هذا العام وفيما يأتي من العوام يا أرحم الراحمين وردهم إلينا ردا جميلا يا أجود الأجودين اللهم وفقهم بحج مبرور وسعي مشكور وذنب مغفور وعمل متقبل يا أرحم الراحمين اللهم أشكر أم في الأجر يا أجود الأجودين ويا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسي وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلات الشيء الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استو استووا واعتدلوا سد الخلل ساووا بين المناكب استووا استووا واعتدلوا Thank you.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 ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه إنك لا تخلف الميعاد الله سمع الله لمن حمده Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar.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 ولقد أرسلنا رسلا من قبلك منهم منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم ۖ ولتبلغوا علي حاجة في صدوركم وعلي وعلى الفلك تحملون ويريكم آياتي فأي آيات الله تنكرون الله سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله wá fẹ́ bá wa sọ̀rọ̀ ní ṣókí lórí ọ̀rọ̀ súnà níbi tí ọ̀rọ̀ súnà dúdú ẹjẹ́ àfarabalẹ̀ torí Allah subhanahu wa ta'ala. alhamdulillah wasalaatu wasalaamu wasalaamaaleykum fasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. jamaa ilé ọlọ́run jẹ gbèsè kan tó sì jẹ́ wípé gbogbo àná láti ń lo gbèsè yẹn ó náà ní ọ̀rọ̀ sólà yìí kò rìn lẹ̀ ìgbà tó kú bíi two point nkankan ó kú bíi three